إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله دج دج ọpẹ́ tọ́lọ́wọ́ bá ní kásọsọ́ ni ayyàn ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala

wọ́n sì ń jẹ́rìí pé annabi wa muhammad sallallahu alaihi wasallam ẹrú Ọlọ́hun Ọba ni òjíṣẹ́ Ọlọ́hun Ọba sì ni pẹ̀lú Ọlọ́hun Ọba ń sọ fún wa nínú al-Qur'anil Karim Ọlọ́hun Ọba ní mú pẹ̀yìn olùgbàgbọ́ òdodo ẹ páyà Ọlọ́hun Ọba ní pàápàá ìpáyà Ọlọ́hun Ọba ẹ sì gbọ́dọ̀ fàyè sílẹ̀ àyàfi kẹ́ ti jẹ́ mùmínì Ọlọ́hun Ọba tún sọ fún wa nínú al-Qur'anil Karim Ọlọ́hun Ọba ní gbogbo ẹ̀yin mẹ́niyàn pátápátá ẹ páyà Olúwa yín tó dá yín látara ẹ̀mí kan ṣoṣo látara ẹ̀mí ìlú sì ti fàjáde ẹni kejì rẹ̀ ó wá tànkà lára àwọn méjèèjì àwọn ọkùnrin àtàwọn obìnrin tó pọ̀ ẹ bẹ̀rù Ọlọ́run Ọba tẹ́ fi ń bẹ̀rẹ̀ yín láàrin ara yín o bẹ́ẹ̀ ní kẹ́ Al-Qur'an al-Karim pé mo pè yín olùgbàgbọ́ òdodo ẹ páyà Ọlọ́run Ọba kẹ́ sì máa sọ̀rọ̀ tó ṣe déédéé tẹ́ bá ń ṣe lé yóò máa bá yín tún ṣe yín ṣe yóò sì máa foríjì yín àwọn àṣìṣe yín

anùsẹ̀rẹ̀ yí ma ń sọ́yàn dẹ̀rọ náà ni Ibadallah ẹ jẹ́ ká páyà Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ẹ jẹ́ ká páyà Ọlọ́run Ọba nípa àgbíndé ọjọ́ tọ́lọ́run Ọba subhanahu wa ta'ala ó dáwà padà sáyé tí ó sì sàn ní kọ̀ọ̀kan lẹ́san tó ti gbéṣe láyé Ọlọ́run subhanahu wa ta'ala náà létí nínú al-Qur'an al-Karim lọ́pọ̀lọpọ̀ ayé nípa ọjọ́ àgbíndé o Allah subhanahu wa ta'ala sọ pé wattaqu yawman turja'una fihi ila Allah ẹ páyà ọjọ́ tó ṣe pé ọjọ́ yẹn lẹ́ padà sọ́dọ̀ Ọlọ́run Ọba Allah ó tún máa sọ fún wa pé yawma la yanfa'u malun wala banun ọjọ́ tí owó ìgbà tí Ọlọ́run bá subhanahu wa ta'ala tó bá tún wúwa tún ṣe wá lójú kòkòrò pẹ́sẹ̀ rí tí mo pèsè kalẹ̀ fún yín ni Ọlọ́run bá ń sọ fún wa nínú al-Qur'an al-Karim Ọlọ́run bá ní sabiqu ẹsẹ̀lá pàntìtì ila maghfiratin min rabbikum lọ fífẹ́ aljanna tọ́lọ́wọ́ bá ń sọ fún yìí fífẹ̀ sánmà àti lẹ́yìn wa'iddat lilladhina amanu billahi wa rusuli ọlọ́wọ́ bá pèsè rẹ̀ fáwọn tó gbàgbọ́ ní ọlọ́wọ́ bá àtòjíṣẹ́ rẹ̀ ní wọn dhalika fadlullahi yu'tihi man yasha ṣe wá rí lè ọlá ọlọ́wọ́ bá tó bá wù ní man fún tí èyàn bá rántí ọjọ́ tọ́lọ́wọ́ bá máa rán wa létí rẹ̀ nínú alkùnránì ní gbogbo ọgbà gbogbo tí èyàn ń ṣe yóò máa ṣe ní ìpalẹ̀mọ́ fún ọjọ́ yẹn torí adúníyà ahlam ayíta wáyí alálásẹ́kẹni èyàn yóò padà yóò padà ọlọ́wọ́ bá ń sọ nínú al-Qur'an al-Karim ni yẹn nípa àwọn ọmọ ẹ̀nà ní pé wọ́n mọ̀ bára wọn sọ ma labithna illa yawman aw yawmayn ní pé a lò láyé ju ọjọ́ kan àbójọ méjì lọ nípa ti ẹ̀ wáyé nípa ti ẹ̀ pẹ́ rárá a lò èyí wò kún tí ń lá fún bí 50 years ní kọ́lá ẹlòmí ma ń lá odidi ìgbésí ayé ló nínú àlá ẹlòmí ó lá odidi ìgbésí ayé tí ó tún bí ma rọmọdọ́mọgẹ́ so yóò sì jí báyìí bóyá ṣe bóyá gbogbo tó fi sùn bóyá bí one hour náà ni bóyá bí wákàtí kan náà ni Ibadallah gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ayé yóò ṣe jẹ́ sí alkiyama o salkiyama la ń sọ kìí ṣe pé ayé yóò rí ilẹ̀ àbálá ara ògbógbó tí yẹn ń ṣe pátápátá gbogbo ẹ̀ ló ní túnmà ibadallah nítorí náà Ọlọ́run bá ń sọ fún wa nínú al-Qur'an al-Karim ní ìtọ́lọ́wọ́ bá tó fi ń ṣe wá lójú kòkòrò àwọn ọ̀nà mẹ́ta àbíjù bẹ́ẹ̀ lọ lọ́wọ́ bá fi ma ń fi ránwà létí al-Qiyamah Ọlọ́run bó dẹ́rùbà wá Ọlọ́run bó tó ń mọ̀ tún pé kalẹ̀ ó tóbi o bákanáà ọlọ́run bó sì tó rán wa létí pé ẹran tí òjò tẹ́ padà wá sọ́dọ̀ ọlọ́run bá nítorí náà ọlọ́run bá ń sọ ní ìṣẹ́wá lójú kòkòrò nínú al-Qur'an al ọlọ́run bá ní wasari'u ila magfiratin ẹ̀sáre ẹ̀sáre lọ sí bí àforíjì ọlọ́run sáàlì janna bóòlì yóò ṣe sáàlì sáàlì janna nú ayé ìbòlà janna ìbòlò wà nínú ayé kìí ṣe bílówà so kìí ṣe bílówà ṣùgbọ́n in tẹ́yìn ó fi rí aljanna ọlọ́wọ́ bá talqiyama èyàn ó sàrí fún láyé ni àwọn olùmọ́mọ́ sọ pé aljanna kan bẹ láyé tẹ́yìn ò bá wọ èyàn ò rí aljanna talqiyama wọ tẹ́yìn ò bá wọ aljanna tayé èyàn ò rí aljanna talqiyama wọ iná kan sì ń bẹ láyé téèyàn ò bá sá fún iná ayé èyàn lè rí iná alkiyama sá fún aljanna ta yìí ohun náà ni kí ẹ̀mí yẹn balẹ̀ níbi ìjọsìn Ọlọ́run kí ẹ̀mí yẹn máa balẹ̀ káwọn yẹn máa kwáyé jọ kí gbogbo gbàkọ́ ah, o ìjọsìn Ọlọ́run Ọba náà lórí he so kẹ́mi yẹn yọ sí ìjọsìn Ọlọ́run Ọba òun aljanna ayé yóò ìdó sísin lórí ẹ̀sìn Ọlọ́run Ọba òun aljanna tayé ẹni tó bá wá wọ aljanna tayé òun ni ó wọ aljanna talqiyama bẹ́ẹ̀ náà iná ayé àwọn nǹkan tọ́lọ́run Ọba ṣe léèwọ̀ ni ó ibadallah tẹ́yìn bá wá mẹ́lẹ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó jẹ́ kó yé wa nípa àwọn nǹkan kan wà tẹ́yìn ó fi lalar kìyàmà tó sì pé tẹ́yìn bá ti ṣe èyí ó lalọ́dọ̀ Ọlọ́run Ọba Ànábì sallallahu alaihi wasallam ṣàlàyé tí ó ṣẹbọ pẹ̀lú Ọlọ́run Ọba dákọ̀lá aljanna yóò wà aljanna Ọlọ́run Ọba ẹni bá pàdé Ọlọ́run Ọba tí ó ṣẹbọ pẹ̀lú Ọlọ́run Ọba yóò wà aljanna Ọlọ́run Ọba Ibadallah àdéhùn lélẹ̀ látọ̀dọ̀ Ọlọ́run Ọba wallahu la yukhlifu al-mi'ad Ọlọ́run Ọba ọbọ́lọ́wọ́ bó sì ní yapa àdéhùn rẹ̀ so kódà annabi sallallahu alaihi wasallam sọ débi pé ẹ̀tọ́ tẹrú ní lọ́dọ̀ Ọlọ́run Ọba lélẹ̀ ní pé tí bá sorgún ibadallah tí a bá jẹni tí bá ń ronú nípa alkiyama yóò ma sọ́ra rẹ̀ pé bóòlù òun ní ṣe pẹ̀lú Ọlọ́run Ọba ó kọjá tíyàn ó se ìgbéraga sí àbẹ́yìn tíyàn ó se gírímọ́ǹkà ìsí tíyàn ó fi tíyàn ó fi sórí rẹ̀ ní èyàn ọmọ èyàn ẹ̀kí ni owó mú so ní pé ogun lógun tó tọ́ tí pé kò ní ìdí tí fi mú o kẹni mú pé in tí ó so nítorí náà ibadallah ìṣẹ́bọ̀ in tí yẹn fi ọwọ́ kékeré mú rárá àti ara ẹlòmí àwọn musulmi most common religion abi second most populous religion àwọn alápọ̀jú àwọn mùsùlùmí la tún pọ̀jù so ní pé a pọ̀ gan ìgbé tó ẹbọ́ kéré ara o in tó lọ́wọ́ bá sọ kọ́ nìyẹn o àdéhùn Ọlọ́run bá ní pé ratio àwọn tí ó wọ nasal janna 1 ratio 99 for every person tí bá ń wọ aljanna Ọlọ́run bá 99 people ó mọ̀ gbaná lọ ni so ní kí ló

ìpè nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́wọ́n bá ẹbọ ma fi rú oríṣiríṣi àwọn nǹkan kọ́rùn ma gbé oríṣiríṣi àwọn nǹkan kọ́lé tí ẹ̀yẹn náà bá wá bẹ̀rẹ̀ sí wo dáadáa báyìí sí wo èyí ò rí pé àà ah, in tán Nabi sallallahu alaihi wasallam sọ yóò ṣẹlẹ̀ o so in tí in tí bákanáà lára àwọn nǹkan tí annabi sallallahu alaihi wasallam tó sọ fún wa tó yẹ ká máa bẹ̀rù nípa alkiyama tí yàn bá ti rántí rẹ̀ tí yàn ó sì fi là òun náà làbòsí o àbòsí kí yàn bọ́ pán bí àbòsí kí yàn má sàbòsí fọ́mà làkejì tí yàn bá bọ́ pán àbòsí iṣẹ́ rẹ̀ ń pébọ̀ díẹ̀díẹ̀ iṣẹ́ rẹ̀ ń pébọ̀ díẹ̀díẹ̀ annabi sallallahu alaihi wasallam jẹ́ kó yé pé inna awwala ma yuqda bayna al-ibadi yawm al-qiyamah in kan la kọ́kọ́ tí wọ́n kọ́kọ́ dájọ́ rẹ̀ lal qiyamah fi dima nípa ìjẹni ele igbe mi ele ele igbe mi kejì torí Ọlọ́run ba subhanahu wa ta'ala tó dá wa ó dá wa tó pé ni ṣé ra wọn kawa yìí àwọn kawa tá wọn yìí in tẹ́yàn lè máa gé tẹ́yàn lè máa fẹ́ yín gé dànù tẹ́yàn bá tẹ́yàn bá ma àwọn tó ti ṣe bẹ́ẹ̀ rí in tí ẹ̀lì máa fi yí gé dànù ní káì ṣùgbọ́n Ọlọ́run bá máa máa dá àwọn nǹkan síwá lọ́pọlọ ní pé kò rọrùn kí ẹ máa gé kààrẹ̀ kó máa fàájá in tí ò fi rọrùn láti pé kéèyàn kó gbẹ̀mí ara rẹ̀ nìyẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn tó máa ń gbẹ̀mí ara wọn ó ti wò ó lọ tọ́tún wò ó lọ sósì pé à ah, bóòlù ń ṣe fẹ́ ṣe ìmí ò fẹ́ ṣe gan yóò kò tún ní ṣe mọ́ torí kìí ṣe tó rọrùn bóòlè yóò sì wá gbẹ̀mí ọmọlàkejì pé òun gbẹ̀mí rẹ̀ ni ibadallah anábi sallallahu alaihi wasallam ó jí kó yíwa pé tíyàn bá fẹ́ lálàlkìyàmà tó bá yí pé yàn ń ronú alkìyàmà tó tọ́ tó sì pé yàn máa ń ronú alkìyàmà tó tọ́ kí èsì pé yàn ti gbàgbé o tó sì fẹ́ jẹ́ ká òun fẹ́ òun fẹ́ máa èyàn sọ alkiyama ọlọ́wọ́ bá ń tóòtọ́ èyàn sì ti gbàgbé rẹ̀ bákaná ibárallah nínú àwọn nǹkan tí annabi sallallahu alaihi wasallam tó sọ fún wa tó lè kúbá alkiyama yà tó lè bá sẹ́yàn jẹ́ bẹ́sì tó lè sọ̀yàn dọ́mọ́ná nírọ̀rùn ibárallah òun náà ni kíyàn kí a máa ṣe ìmẹ́lẹ́ níbi ìjọsìn Ọlọ́run Ọba subhanahu wa ta'ala kí a máa jọsìn fọ́lọ́run Ọba torí pé Ọlọ́run Ọba ń sọ fún wa Ọlọ́run Ọba ń sọ fún wa pé gbogbo àwọn nǹkan tó ń ṣe lọ́rọ̀ yẹn fún òun ó bi wá wa yawma yunadikum wa yaqulu wà máa bi yín pé kílẹ̀ jábọ̀ gbogbo tán pa yín láṣẹ rẹ̀ kílẹ̀ ń sọ ń pa ọlọ́wọ́ bó bí wá nabi sallallahu alaihi wasallam fi jókó yẹwa nìyẹn pé iṣẹ́ èyàn wọ́n wòrún wọ́n wò irun tí a bá jẹ́ni tí ma ń kírun àhá iṣẹ́ rẹ̀ yúkù wọ́n fi kọ́ra wọn tí a bá jẹ́ni tí ma ń kírun tọ́ tó bá yí pé

ẹgbọ́n nǹkan táwọn sọ̀hábà nabi sallallahu alaihi wasallam tó ma ń ṣe ni wọ́n mọ́rọ̀ wọ́n wá pé àwọn sọ̀hábà jọ pé ẹ máa rán wa létí Ọlọ́run bá ẹ máa rán wa létí Ọlọ́run bá kódà annabi sallallahu alaihi wasallam annabi ó tún sọ fún sọ̀hábà pé ka Qur'anu fún mi wọ́n ni a aqra'u wa ìwọ ni kùránì ń sọ̀kalẹ̀ fún bóòlè mí ó tún sí àmà ka kùránì fún ọ so wọ́n àmà ka kùránì fún annabi pé wọ́n wà ká débi pé a waji'na bika ala ha'ula'i shahida pé òjò tọ́lọ́wọ́ bá tí yóò fi àwọn al'umma annabi sallallahu a wà múrí annabi gangan a fi jẹ́rìí so yin tó tún jẹ́ ọ̀rọ̀ alìkìyàmẹ̀ náà wọ́n ni wọ́n wá gbójú sókè báyìí nígbà tó ń dé àyà yẹn inú Suratul Nisa òun wá gbójú sókè báyìí òun wojú annabi fa idha aynahu tadhrifan ojú annabi sallallahu alaihi wasallam ń damini so ojú annabi sallallahu kí ẹ máa rántí kí ẹ máa rántí kí ẹ máa rántí pé ayé ìkọ́ ayé ìkọ́ gbogbo ẹ̀ tán sí gbogbo òtán sáyé gbogbo òtán sáyé yìí ṣẹ́rí tí èyàn bá rántí tí bá ń dún lọ́kàn yẹn gbàgbàgbà èyàn ó bẹ̀rù Ọlọ́run o èyàn ó bẹ̀rù Ọlọ́run o nítorí náà ibadallah ẹni bá ń wà aljanna tí ò bá fẹ́ jẹ́ kásórí òun tú níwájú gbogbo ayé àsírí ọ̀pọ̀lọpọ̀ ó tú ní lálkìyàmà

kò ní wọ náà lọ́wọ́ bá ẹni tó bá ṣe pé ma ń túbá kò ní wọ iná lọ́wọ́ bá ẹni tó bá ṣe pé ma ń túbá so tí yẹn bá ń túbá lọ sọ́dọ̀ Ọlọ́run bá subhanahu wa ta'ala in tí ó fi lani o lálkìyàmà ni tó ṣe pé yẹn lè a ní bí àlá ni ó ṣe jẹ́ tí lálò àlùjọ ah, ọjọ́ méjì lọ sáà ah, laqad labithtum fi kitabillahi ila yawmil ba'th wọ́n a máa sọ fún wọn pé àà ah, irọ́ ni o nínú dọ́kúmẹ́ntì tọ́lọ́wọ́ bá o ẹ lò ó títí dọjọ́ gbìndẹ̀ ni o wa hadha yawmul ba'th ọjọ́ gbìndẹ̀ yẹn náà sì ni barakallahu li wa lakum fil الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن ولا وبعد Allah subhanahu wa ta'ala informs us in the noble Quran about uh, Al-Jannah and Allah subhanahu wa ta'ala tells us in the noble Quran that فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ Whoever escapes hellfire وَأُدْخِلَ الْجَنَّةِ and enters into Jannah فَقَدْ فَازْ Such a person has, has attained success. Such a person has, has attained success. So that is why ibad Allah. Everything that will bring us closer to the Jannah of Allah, that is what we should do and everything that would distance us from it, we should abstain from it. The Prophet ﷺ has informed us of several things that when we do them, they are things that will bring us closer to the Jannah of Allah. And several things when we when we do them, they will take us away from hellfire. You up to the point that the Prophet ﷺ used to say, save yourself from hellfire, even if it is half of a date. Even if you are going to save yourself with half of a date, save yourself from hellfire. Look at that. So these it shows that charity given in the cause of Allah subhanahu wa ta'ala is a reason to be distanced from hellfire. Also the Prophet sallallahu alaihi wasallam told us in many occasions the Prophet sallallahu alaihi wasallam will say that some people and him will be like this in Jannah and in some cases, the Prophet ﷺ will say that such person will not even smell the Jannah. So these are things that we have to look up to. We have to uh, look into them. Those that the Prophet ﷺ said will bring a person to Jannah, we should do them. Like for example, the Prophet ﷺ said, the one who takes care of the orphan and the widow the orphan and the widow, the Prophet ﷺ said, both of them are these, they are like this in Jannah. And the Prophet ﷺ mentioned so many things that when a person does them, they will not smell the Jannah of Allah. So these are things, if a person truly fears the day of judgment, these are the things that will be at the topmost of one's heart. That what are the, what how do I how do I go about these things? These are things I should do, these are the things I should not do. Ask Allah subhanahu wa ta'ala to make it easy for us. To make us from those who attain the Jannah of Allah by His mercy. Because no one can enter Jannah except with the mercy of Allah. So that is what that is another thing we have to put at the back of our mind. So, but at the same time, we have to work. We have to work. The Jannah is not for the lazy. The Jannah of Allah is not for the lazy. The Jannah of Allah is not for the heedless. The Jannah of Allah is not for the one who is filled with desire from the beginning to the end. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت ولي ومولاها اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا حاجة من حوائج الدنيا إلا يسرته لنا وقضيته لنا يا رب العالمين اللهم إنا نسألك رضاك والجنة وأعوذ بك من سخطك والنار اللهم لا تدع لنا ذنبا إلا غفرته يا رب العالمين اللهم لا تكلنا إلى أنفسنا طرفة عين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم إنك حميد مجيد